إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم الحمد لله رب العالمين إلى الأولين والآخرين والصلاة والسلام على خير خلقه محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابه وازواجهم أت المؤمنين وتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد adúpẹ́ fún Ọlọ́run ọba Allah alhamdulillah adúpẹ́ náà lẹ́ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin

gbogbo adáwà tẹ̀lé wọn lórí dáadáa bá ní yọ́nú sáwọn náà ìyọ́nú rẹ̀ ọlọ́run jẹ́ kó dórí àwa náà kó dórí àwọn àrọmọdọ́mọ wa àtúkìrà wa kẹ́yìn náà káàbọ̀ sí di ètò yìí ètò wa tafsirul Qur'anil Karim tafsirul Qur'anil Karim àlàyé ìfọ́sọ́wẹ́ Qur'anil Karim ní abẹ́ agbọ́nrin àkọlé gbogbogbò نحو بناء دولة متطورة نحو بناء دولة متطورة towards building a developed country bó la ṣe lè ní orílẹ̀-èdè ìdàgbàsókè tí ó lọ sẹ́yìn tí ń lọ sókè díẹ̀díẹ̀ ìjọba ìdàgbàsókè ìjọba tí kan dé tó tún ma lé ìjọba ti kó kọ̀dá tó ti kó kọ̀dánù inú ilana ọ̀pọ̀lọpọ̀ òṣèlú wa ní Nàìjíríà wà yìí kódà nínú ẹgbẹ́ kan náà tí ìlànà ìṣèjọba wọn yóò sì yàtọ̀ ma gbóòórùn ọ̀tẹ̀ níbẹ̀ kádọ́wà bèèrè pátí ọ̀tọ̀ọ̀tọ̀ gbàmí ń bẹ wọ́n ní stéètì yìí pátí báyìí lọ wọlé lóró olùfọdún mẹ́rin olùfọdún mẹ́rin gbogbo àdáwọlé ẹ̀ Hmm. ó tún wá bẹ̀rẹ̀ omi àà lè ń dàgbàsókè irú ìjọba báyẹn hmm. ìjọba ẹ̀tanú ni wọ́n ń pè ìjọba ẹ̀tanú ìjọba ìkórira hmm. ìjọba tí ó fẹ́ kí àṣeyọrí ẹni ó kó lórí ìjọba ọ̀hàn má yọ ọfẹ́ pa orí pa rẹ̀ rẹ̀ pátápátá kò sí possible gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ìtànlá ń kọ́ báyìí bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ lásìkò kan ó ti kọtàn ó ti kọtàn nú tó bá jẹ́ olórí ẹgbẹ́ ó ti kọtàn wọ́n náà ti kọ́ tó bá jẹ́ olórí ìlú ó ti kọtàn àwọn àfáwásífì kọ àwọn ní at-tarikh la yansa ìtàkì gbàgbé o wala yarham kò sí láàánú ìtàkì gbàgbé bẹ́ẹ̀ náà ni ò láàánú bí fọ́tò ni bó bá ti jókòó gẹ́lẹ́ bẹ́ẹ̀ èmi náà ń kọta ìgbésẹ̀ ayé èmi náà rí wọ́n náà ń kọta tí ẹ inna malimari o hadithun badahu fakun hadithan asana lima wa wọ́n lọ ma nìyàn yọ padà di ìtàn lọ́la gbìyànjú láti kọ ìtàn rere tí wọ́n ma sọ lẹ́yìn à ń sọ̀rọ̀ tani ó ní fábí ìwòdá ohun um ẹ̀kẹtẹ̀lì ìlànà wọn ní kọ́ kọ́sọ̀ ìlànà wọn ní gẹ́ni kọ́ kọ́sẹ̀ fún wọn nítàn tí a lè tẹ̀lé ní àná ibi tí a dúó sí náà ni fáàmù ṣùmòlíyàtìl islam islam fíkìrátù ṣùmòlíyàtìl islam fíkìrátù islam àgbọ́yé pé kò sí tí Islam ọ̀dá sí ó wà àánú àwọn àgbọ́yé ìpìlẹ̀ tó gbọ́dọ̀ yé mùsùlùmí tùmọ́lé ní kò yé ọ̀pọ̀lọpọ̀ wà lábí ń ṣe Islam yọ́bọ̀yọ́bọ̀ ẹwà àtàn kí bá ń sọ́tọ̀ àníàm eh, yáyà yẹn jẹ́ àmọ̀ yí pé àtòkú àtàyé wa tọ́lọ́n lágbọ́dọ̀ fi ṣe kúl ọlọ́ni àmì sọ fáráyé inna kí. Dádájú oorun mi tí mò ń kí. Wà ní oṣù kí. Àti gbogbo pẹ́pẹ́ kúrú mi tẹ́ débi kí n pẹ́ rán torí tọ́lọ́m. Wà máa yáàyì. Àti gbogbo ọ̀sẹ̀mí mi. Wà máa máa kí. Àti kú mi. Lillah. Ọlọ́run ní gbogbo ẹ̀. Rabbil alamin. Ọba gbogbo ẹ̀dá. La sharika lah. Yóò ní mú nǹkan mi pẹ̀lú ẹ̀. Wa bidhalika umir. Ìyẹn tí ẹ fi pa mí láṣẹ nìyẹn. Wa ana awwalul muslimin. Èmi ni àkọ́kọ́ ẹni tọ́kọ́ gbà fàfọ́lọ́run ọlọ́run ní kánàbí wí bẹ́ẹ̀ gbogbo ìgbésí ayé wa ìsẹ̀mí wa àtòkù ọlọ́run ló ní o ní pé gbogbo ẹ̀ lẹ́sí gbọ́dọ̀ dá sí gbogbo ẹ̀ àgbọ́yé yìí àgbọ́yé ìpìlẹ̀ ni kódà lásìkò tí a nábi Muhammad sassala tó ń polongo ẹ̀sìn fáráyé odidi ló polongo ẹ̀sìn kò fún aláàbọ̀ ó jẹ́ kó yé à mùsùlùmí àkọ́kọ́ fíkìrátù ṣùmúlíyàtì islam fam ṣùmúlíyàtì islam ìròrí pé kò sí tí islam ọ̀dá sí adabaka asírọ́tù nàbàwíyà libun kathir rahimahullah ní fọ́lún 2 lójú 163 169 nígbàtí ànábì ìsẹ́lẹ̀dẹ̀ ànábì ọlọ́lù maka ó wá ń fira rẹ̀ hàn àwọn ìdílé kọ̀ọ̀kan àgàgà fi mọ́sùmìl hajj lásìkò hajj tó bá gbọ́ pé àwọn kan ìgbìyàn wà rí o anábí ọlọ́bá wọn àfẹ́ra rẹ̀ hàn wọ́n lọ́tọ́ débì kan ìgbìyàn wà rí o alọ́bá wọn àfẹ́ra rẹ̀ hàn wọ́n gbogbo àwọn tí wọ́n jẹ́ àjòjì tí wọ́n wá sí lùmọ́kà lásìkò hajj yẹn gbogbo ànábí dọ́yẹ ọ̀dọ̀ wọn àwọn asàlàyà rẹ̀ ó wá dé ọ̀dọ̀ àwọn ìdílé kan bí táà ń lọ lé nìyẹn wọ́n ń pè ní kọbílátù bani ṣeibán kọbílátù bani ṣeibán bínú sàlábà ìdílé wọn nù ó wá dé ọ̀dọ̀ wọn ó wá fi islamu àwọn ẹ̀nà ìwọ́n ṣe gbà islamu ni ó wá gbogbo islamu ọ̀n tí jẹ́ islamu rẹ̀ torí pọ́lọ̀ ọba ti sọ fún ànábì sọ̀sọ́lá Aya 67 ọlọ́run tí ó ti pa ànábì láti pé yáyọ rasul bá lè gí máa ó sẹ̀lẹ́kẹ̀ẹ́ ọlápẹ̀rẹ̀ òjíṣẹ́ balighna unsila ilayka min rabbik ìtọ́nà ọba rẹ̀ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ rẹ̀ wá fún ẹ mú détí gba àwọn èèyàn mú détí wọn pátápátá wa in lam taf'al tó bá dínkù tó tó sọ òjíṣẹ́ ọlọ́run Wallahu ya'simuka minan nas. Ọlọ́mọ adáàbòbò ẹ̀kọ́ ní aburú àwọn èèyàn. Inna Allaha la yahdil qawmal kafirin. Ọlọ́mọ ò ní fi ọ̀nà máa wọn kèfèrí lé ẹ lórí níbi kan wá lébù rẹ kẹ wá rí ẹ mú kẹ wá rí ẹ pa. Ẹ̀rí, ballighi ma unzila ilayka min so ti mọ́rọ̀ ẹ̀dọ́ ti gbò wọn balagta mo ti ségé ni mo ti mú dé tí ìgbọ́ wọn ṣùgbọ́n a lè balagta sọ jẹ pé hmm. yóò pé balagtu mo jẹ́ o pé pérépéré sádà ti bẹ́ẹ̀bẹ̀ tẹ̀lé fìlà ayẹ̀ ó ti jẹ́ kìtùmẹ̀ yàtọ̀ hmm. tí a bá fọ́ ọgama ní kàsàrìdò ìjàjà hmm. mo fọ́ fọ́ gíláàsì mo fọ́ gùn ẹ̀ kàsàrìtò ha mo fọ́ mọ́ jẹ́gẹ́jẹ́gẹ́ nù ọlọ́wọ́n sọ́fà náà dúkẹ́ yá yọ́ rasul balligh balligh ma unzila ilayka min rabbik láwọn bá ní ṣe bá ní wá dé bọ́nà sàlábà alìbọ̀ sọ bú islam fún wa nígbàtọ̀ sọ́tán sí wọ́n ní ń bẹ́m̀bẹ̀ ìta lè gbà ológun dé àrùpá lè jagun sàkáyẹn àrùpá lè yọ́ sọ̀nkó nǹkan méjèèjì tó lè jùnú inú mú lówó kò sí fàtú ẹ̀mí ò dùn fílẹ̀ hmm. wọn àfi pamọ́ anábì kó gbò ìsìláàmù lè wọn lọ́wọ́ wọ́n fẹ́ yọ́ wọ́n fẹ́ síkí ni wọ́n fẹ́ yọ́ wọ́n fẹ́ jọ́ wọ́n fẹ́ jọ́ kọ́mù ìtí wọ́n fẹ́ ń bẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní wọ́n tí pẹ̀lú sallallahu alaihi wasallam anábì ní ma asat rod ó ní ìsìtẹ́ fọ̀yí ẹ̀ sí mistake ìdá afsatun bisidik torí pé ẹ fọ̀rọ̀ sí abẹ́ ahán sọ òdodo lẹ́sọ ma asatun ẹ̀rì rod ìsinyìí ò sí burúkú torí pé ẹ fi ọ̀rọ̀ sí abẹ́ ahán sọ ìdá afsatun bisidik sídìk òdodo lẹ́sọ́ inú ànábì dùn wọ́n fi ẹ̀mí wọn hàn wọ́n á fi nǹkan pamọ́ sínú aníwá ní iná tẹ́rẹ́jú tí mò ń pè yìí sí ẹ̀sìn yìí la yakum bi hadha din ẹnìkan ò lè ṣẹ̀sìn yìí o tí mò ń pè yìí sí o illa man ahatahu min jami' jawanibihi àfẹ́ tó bá gbogbo ẹ̀ ẹni tó kí ni ẹni tó bá gba gbogbo ẹ̀ lódìdí òun náà ló gbẹ̀sìn ìwòlẹ́bẹ̀ẹ́sẹ̀ ìwòlẹ́sẹ̀ hmm. bẹ́ẹ̀ kọ gba àbọ̀ kò sáàbọ̀ ìtàfẹ́ sọ́dàbọ̀ nìsìn gbogbo ẹ̀kọ́lá lè ṣe tí ẹ̀tàbátà ṣe ń bẹ̀ náà ọlọ́run sáà gbà á hmm. àwọn a máa fi lọ lọ́run táà wà ní òlè gbà wọ́n ni a máa ṣe a máa ṣe ọlọ́run sáà gbà lọ́wọ́ wa àdúwà burúkú ni kíyàwó rẹ̀ tẹ̀bà rírọ̀ díẹ̀ ẹ̀bá yẹ́rọ kọ̀rọ̀ ọlọ́sẹ́jẹ̀ kọ́kọ́ mi jẹ́ gàrí lọ́lọ́tọ̀ omi lọ́lọ́tọ̀ ìdáwò olùgbàsẹ́wà fẹ́ máa fi lọ lóhun anábí ò fẹ́ bẹ́ẹ̀ ìgbà anábí sàlùwàlá ó ní hádá wùdú ìyàlùwàlá mìírẹ̀ ẹmbà báyìí lọ sàlùwàlá sọ́lù kàmá rẹ̀ tó mú ní sọ́lì ẹ kírun bí ẹ sí pé mo kírun húdù wà ní mana sí kàkùn ìta húdù wà ní mana sí kàkùn ẹ mú sí ájì lára ìmì ànábì ó làwòrán wá lórí pẹ́pọ̀ kan ànábì wá ń dá wọn bànúṣẹ́ ìbá ń lóhùn pé búnú àlábà ọ̀rọ̀ tó ẹ sọ ọ̀rọ̀ òdodo ní ẹ sì fi pamọ́ èsì yìí sì dá ẹ sàṣẹ́nú èsì tẹ́ sọ tó kódò lẹ́sọ ṣùgbọ́n ò ẹ̀sẹ̀ tí mo ń ẹnìkan ò ní sí ẹ̀sìn yìí àfẹ́mbàrọ̀ kíkà gbogbo ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin pé kágbára èèyàn má káǹkan àti kọ́kọ̀ èèyàn kọ́ ó tẹ̀ kọ́ gbàná ó sì lẹ́mí pé máa ṣe ìtagbára ọ̀bá wá ká ọlọ́n tó sáyà fi sí ìbá sọ̀rọ̀ àwẹ̀ níbẹ̀rẹ̀ àwẹ̀ tọ́lọ náà tí ọba járìnrìn àjò man kana marido aw ala safar ó fà wọ́n ẹlẹ̀ hmm. tó bá dìgbà mẹ́kọ́ gbà padà gbọ́lọ́ parí ọlọ́lọ́ tọ́wọ́ wá di pé agbára rí ò gbé agbára ìwọ́kọ́ ló dìdá ń pàpàdà ò gbé o ìdìdá ní ṣe òsì lọ́dọ̀ ẹ̀ ọlọ́run tó rí ẹdùnmùká agbára rẹ̀ ní ògbé kéwàá lọ́gbà agbára ní òlé sí pé obìnrin kan mi ò rò pé mi lè lò jáàbù mi ò rò pàgbára ń gbé jáàbù kí ni a ń fagbára gbénú jáàbù tí ẹrù ní jẹ́ ń gbé <laughs> ìgbàgbọ́ rẹ̀ lọ́lẹ̀ jẹ́ kí gbàgbọ́ rẹ̀ nípa sí ààrẹ lọ́rùn kó dójú tèṣù níjọba kọ́ lòjá àbójú ọkọ̀ ẹ̀ máa ti ẹ̀ ó dojú tèsù ni tó bá ti lọ lẹ́ẹ̀kan tó bọ̀ lẹ́ẹ̀kan ó ti tánà wọ́n náà dá alájá nù wọ́n lọ́lẹ̀ alájá sí díká àà ẹ̀nà ti bẹ̀rẹ̀ ẹ̀nà máa ti borí ẹ̀nà fẹ́sẹ̀ ha ni ẹ̀rì kọ́lọ̀ ń fi ẹ̀sìn rọ̀ wá lọ́rùn mo wá ń sọ fún ayé pé ọ̀kanú àwọn àfẹ́sìn mọ́mọ́ sàbádọ̀rọ̀mọ̀ definition ìtumọ̀ Islam ó yẹ ló kún jù lọ nínú àwọn ìtumọ̀ táwà ìka tàbásì rẹ̀ ìgbín tó kún jù lọ afẹ́ rí ìmòdópin nígbàtí bàbá yìí ń sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ ọkọ̀ risala kan pè ní risala tó tààlẹ̀ bóòlá sí ní mẹ́sìn nínú ẹ̀wà lọ́wà ń sọ nípa alìsúl alìṣìrìn àwọn ìpìlẹ̀ ogún tààtí ma ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn ní abẹ́ táǹpé ní faham táǹpé ní àgbọ́yé alìsúl awwal ìpìlẹ̀ àkọ́kọ́ ọ̀nà ni shimuliyatul islam kí ẹni kọ̀ọ̀kan tó bá jẹ́ mùsùlùmí kó mọ̀ pé òtò tí islam ọ̀dá sí ó wá bẹ̀rẹ̀ pé alìsìláàmù ìsìláàmù tí ànábì wá pé ayé sí sallallahu alaihi wasallam tí àwọn àfáà náà yẹ tí wọ́n ògbò tí wọ́n ń pè yẹn sí dìní táwọn náà tó ń polongo ẹ̀ yìí nìzọ́mù ètò kan ní o ẹ̀rì nìzọ́mù ètò ní gbogbo ẹ̀ lẹ́tò ìrun wa ètò ní àwẹ̀ ètò ní sàká ètò ní hajj ètò ní gbogbo nǹkan wa ètò ní ṣàmìlùm tó kún tó wà comprehensive yàtànáwàlù mabẹ́lẹ̀ hayati jami'a tó dá sí gbogbo gbèsè ayé pátápátá tí ó sí nǹkan kanú dáànsẹ̀ láyé tí islamu lọ́rọ̀ lé lórí ẹ sọ fún mi nǹkan kan ẹ mú nǹkan kan wá tí aráyé ń ṣe islamu lọ́rọ̀ lé lórí kò sí ìyẹn ni sókí bàbá ìwá túlẹ̀ pẹ̀lú agbóló nǹkan ó ní fọwọ́ dáúlà tún ó ní Islam ọdá sí ètò lú nation state wàwátọ̀nà ọdá sí ọ̀rọ̀ tàbá sọ pé city àkókò mọ̀tún ọdá sí ètò ìjọba government wà ó ma ọdá sí àwọn èèyàn tẹ́ jára àlú ó bákan náà wọ́n wà fọ́lùkùn wàkúwà islam dá sí ọ̀rọ̀ ìwà ó dá sí ọ̀rọ̀ agbára tàbí ní power awrahmatun wa adala islam dá sí dáńpé ní àánú tẹ́ bá ń wá ìtumọ̀ àánú ẹ wá wo ìtumọ̀ àánú islam wa bẹ́ẹ̀ ló dá sí ọ̀rọ̀ déédéé dọ́gbandọ́gba tí wọ́n pè ní justice kò sí ẹ̀sìn tó wá polongo déédé lórí ilẹ̀ ayé bí islam wọ́n wọ́tàkọ́ fàtún wọ́n bá kan islam ọ̀làjú ni islam ẹsẹ̀ ẹ̀sìn alúkó àwọn ọ̀làjú tó múnádókó wọ̀kọ̀ọ̀nùn islam dá sípò láṣẹ́ sòfin ẹ̀sìn òfin ni islam ẹsẹ̀ asòfin má lòó àwọn ó ní sàrám dá sí ìmọ̀ gbogbo tí bá jẹ́ ìmọ̀ gbogbo tí bá jẹ́ ìmọ̀ tó lè mú dàgbàsókè bẹ́ẹ̀sìn àti ilé ayé gbogbo ẹni ìsìláàmù dá sí ẹ̀ sí lè pìtàn mọ̀ lórí ilé ayé kẹyọ tàwọn àfá ìsìláàmù sẹ́lẹ̀ gbogbo tí jẹ́ mọ̀ kódà tẹ mọ́ta ń pè ìmọ̀ sáyẹ̀nsì lẹ́nìí àwọn bàbá wa ní agbáwájú jù lọ́nu wọn ìmọ̀ mẹ́sìn ni ìmọ̀ engineering ni ìmọ̀ geography ni physics ni chemistry ni biology ni àwọn bàbá wa iwájú náà wà astronomy ni bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n èso ọmọlẹ́yìn àwọn ní àìlà àwọn òyìnbó lójú wọ̀kọ̀dọ́ islam dá sí ètò ìdájọ́ tẹ́ bá ń wá ìjádọ́ òdòrìjádọ́ déédéé ní islam lẹ́ti rí ẹ̀rí ó bákanáà bọ̀wà máa dàtún bákanáà islam dá sí àwọn nǹkan ọ̀pọ̀lọ́ gidi tí a máa ń lò tàbí ń dàgbàsókè lórí nínú ìlú tá lè pè ní alùmọ́nì ìsìláàmù dá sí mineral resources bóòlá sí ní bóòlá fẹ́ kójọ bákan náà wọ̀tẹ́rìwà ìsìláàmù dá sí ọrọ̀ ọ̀rọ̀ wẹ̀ níbòlá àti ìrówó bàbá rí bóòlá sí èlò owó àdáni ni owó òlú ní bóòlá sí mójútó àwòkásìbọn wàgínà ìsìláàmù dá bóòlá sí wá owó táàfin ní sínà níwájú ọlọ́run bóòlá sí rọrọ̀ tààlà pẹ̀lú ọlọ́rọ̀ ìsìlámù dá sí ó ní bákaná wa jihadun wa da'wa bẹ́ẹ̀ náà ni ìsìlámù dá ètò ogun jíjà bóòlá sí jagun wa da'wa bóòlá sí pé àwọn èèyàn sínú ẹ̀sìn àwòjẹ́ ìṣun wà fíkìrà bákaná ìsìlámù dá sí ìgbé ọmọ ogun kalẹ̀ ó sì dá sí ní ìròrí ideology ó ní kàmọ́wà àkídà tó ń sọ díkà gẹ́bù ti jẹ́ pé ìgbàgbọ́ òdodo ni tí gbogbo náà ti ma àdíọ́kùn òdodo ni wà ìbáadà tó ń sọ hìhà àti ìjọsọ lálàáfíà ni ìgbàgbọ́ òdodo àti ìjọsọ lálàáfíà ó ní sàwá àmbìsàwà sàwá àmbìsàwà ó ní gbogbo ń ta sọlọ yìí gbogbo ẹ̀ láàlẹ́ àpéyemá níbi a bá fi ọ̀rọ̀ òṣèlú sí láfọ̀rọ̀ jọsìn sí láfọ̀rọ̀ pàwọn owó sí láfọ̀rọ̀ òfin sí láfọ̀rọ̀ ìmọ̀ sí gbogbo ẹ̀ lagbọ́dọ̀ mọ̀ kó ṣe rí tó dìde lè tàbí wá wo definition yìí ọdá sí agbègbè tí ó dé mẹ́sàn nínú pèsè ayọmọ ẹ̀dẹ́nìyàn àkọ́kọ́ òṣèlú بلاد المغرب هو دولة ووطن أو أو حكومة وأمة وسلون فكان الجانب الأخلاقي أدا سيروا إيوا لا تقول وهو خلقكم وقوة أو رحمة وعدالة فكان أدا سيروا جانب الثقافي أو العلمي agbègbè ọ̀làjú àti ìmọ̀ ẹ̀rì bẹ́ẹ̀ náà ló dá sí alìkọ̀ọ̀nù alìkọ̀dọ̀ òfin àti ìdájọ́ tọ́bẹ̀ lórí wàsàkọ́fàtún wà ilim ẹ̀rí títí dédé dípìlẹ̀ ó ní wàkàdá alìkàlìsọ́dí awìlìmáàdí ó dá sí agbègbè ètò súnú owó àbí bá sí báǹkọ̀ ọ̀bọ̀rgílò wà máa dátún wà fẹ́rẹ̀wà jihadi ó sí ètò ogun wàkàdáàlìkà jálìbù dáwí ó dá sí ètò ìpèpè sójú ọ̀nà ọlọ́run ká péèyàn sójú ọ̀nà ọlọ́run kò sí ẹ̀sìn àwọn mùsùlùmí ẹ̀sìn pèpè ní nígbàkanáà alìjánu àkìdí ó abala ìgbàgbọ́ wọ́ta àbúdì àti agbègbè ìjọsìn fún ọlọ́run ọba àlekẹ́ọlá wọ́n ní wa hadhihi jawanibu kulluha gbogbo àwọn agbègbè tá a sọ fún ẹ̀ látòkèdè yìí o wàdí hatun tamal wudu bí zainul imam libana wọ́n ní in tó kílà ní inú ọpọlọ imam masabana nígbà tí ń sọ̀rọ̀ yìí tí ó dàrúmọ́ lọ́wọ́ rárárárá wọ́n yíya mina thubut lade ó sì wà nù tó dá lójú tó fẹsẹ̀ ní pé bá a bá ti lè jẹ́ kí islam kọ́rọ̀ kíká gbogbo ń tàǹsì àǹsáwàdá ni àlérí bí kankan lọ torí díẹ̀ láfi rí gbogbo ń tàwọn sọ ìpátá àmọ́ rẹ́dì fún inú alùkwáni kẹrẹ tó fẹsẹ̀ ọ̀rọ̀ ìrìn rẹ̀ àmọ́ rẹ́dì fún inú súnà àníbi tó fẹsẹ̀ ìrìn rẹ̀ àmọ́ rẹ́dì fún gbèsè ayé àwọn ìsáájú nígbà tán kálá àwọn ọ̀yọ́ sàkámẹ́ lásìkò àbákiri lẹ́yìn kí àbákiri yarí pé láéláé òun ní farama ẹni tí ó sì yàtọ̀ láàrin sàká àti irun òun ó gbógun dìde sí wọn ni ló fi gbógun dìde sáwọn tí ọ̀yọ́ sàkámá pẹ̀lú kò lọ́dọ̀ tó dó sí ní èní rẹ̀ tó bá di lọ́la á lè tẹ̀síwájú ká lè bá mà pé Islam wa kò tí ọ̀dà sí á wà bọ́ sínú fíkì dáwọ̀lá bóòlà ṣe ṣe ìjọba bóòlà ṣe gbé ìjọba kalẹ̀ bóòlà ṣe gbé orílẹ̀-èdè kalẹ̀ pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọlọ́run ní àlọ́ta tó máa sọ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ ní tẹ̀sí àlọ́jọ́ iwájú àtẹni tó sọ̀rọ̀ tẹni tó gbọ́ láàdá kí a ọlọ́mọdé àládà subhanahu wa ta'ala ṣẹ́dá la ilaha illa wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir قدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم